أمتنا فربنا سبحانه وتسامى تعبرنا بصيام شهر رمضان ليكفر به ذنوبنا ويرفع به درجاتنا إذا قيبوا بها نفسا صوموا لربكم واحتسبوا قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا من قام ليلة القدر إيمانا واحتسابا فعلق أو فأتبع الإيمان فأتبع الإيمان بالاحتساب صلوات ربي وسلام عليه طبعا فبرئة سواء المسلمي أنت لكون كرات غرفة النبي صلى الله عليه وسلم أنت برئة نتبع ما جاك يفمقوا الله بان سألكون كان نبي وبان سألكوا لاري أتي أنوار لي النبي أتنصحابا لاري kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wa fi àjùgbọ́n Allah wa ta'ala mo Allah wa Ramadan fi fóun ká lè fi pìpí ara wa fún ìbẹ̀rù rẹ̀ èyí tá tó kù díẹ̀ káàtó ká mẹ́ ta tó ń ṣe bọ̀ tọ́ dá tààtí ìṣèlójú ẹ̀ ká tún lè bá lè kú sí Allah subhanahu wa ta'ala ọ̀nà ní sọ̀sán sí wa ká lè bá mọ́ ọ̀tún yàtọ̀ sí òsì lórí ìjọsìn annabi wa sallallahu جاء في الصحيح من حديث أبي هريرة رضي الله عنه بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء أخرجه مسلم رحمه الله تعالى إسلام bẹ̀rẹ̀ lẹ́sìn àjòjì lójú àwọn èèyàn pé ìwò tún wà lílé aj'ala al-alata ilahan wahida nígbà ẹnìkan tó dé tó ní a máa sínlẹ̀ ẹ̀yọ kan òsà ti ń bẹ́lẹ̀ àwọn lé 50 tó sì jẹ pọ́lọ̀ nìkan ọ̀kan wọn kè gbọ́bù kàtà ẹnìkan tó wá dé ọlọ́run ẹ̀yẹ kẹrẹká máa sí àtúrísí àwọn nǹkan bí ìtàwọn yẹn sọ nígbà náà lọ́run ìsìláàmù bẹ̀rẹ̀ làjòjì yóò sì tún padà di àjòjì ó ti ń di àjòjì báyìí ó ti ń di kíní o ti ń di àjòjì kí fà bá níjọba dójòjì orí ọlọ́n tí ó ní ìtakọ máa jẹ́tìá fàtúbà lílùkùrọ̀bá àwọn tí wọ́n bá jẹ́ islamu ó di àjòjì lójú àti ọ̀fẹ́ ẹsẹ́ níjọta mọ̀ dúó orí ọlọ́n tí ó ní tánà kọ ma bá wọná Ramadan la fẹ́ bẹ̀rẹ̀ wa sallallahu alaihi wasallama ọkọ̀ alẹ́kọ̀ọ́tọ́pọ̀ àìmọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àfi pẹ̀lú ìgbáralé nǹkankan kí wá ní nǹkan náà o náà ni ru'yatul hilal rírí ìlẹ̀dẹ́sù kèèsì alìtìmáàd alálì ìsáàbì alfalaki ká máa wo falak pé ìrìn oṣù pàbíṣẹ́ lọ yìí oṣù gbọ́dọ̀ lè jọba yìí nítorí pé oṣù báyìí méjì tẹ̀lera wọn tó ń 29 ilé ìgbọ́rọ̀ jẹ 30 kí Ànábì sallallahu alaihi wasallam ìmẹ̀ ìbẹ̀láyé ti ẹ̀ náà kèése ìtàwọn èèyàn tẹ́yẹ ìlàtún sọ rárá lẹ́yìn o èyí tí a ń sọ òun ọba omi lóru ilé na fi máa mọ́nà àwọn tí a máa túkọ̀ ojú omi àwọn lọ sí Amẹ́ríkà láti Nàìjíríà wọ́n kàkùlétì ẹ̀ fine wọ́n dẹ̀ bẹ́lá ní oṣù kan àtàbọ̀ tí jì bá dé ń gbà mí o lè gbà ẹ̀hánà ní omi ma ní lábá

bí ya wá ṣe bí a ìlàwà wà kí n túnmà rẹ̀ ó bí a pí píọ̀ kò sí ọ̀nà ọ̀sán ẹ̀jẹ̀ wa bọ́n lásìsẹ́ ń bọ́lọ̀ ọba wá lò aṣáwò hákàdà wà hákàdà àbíwà sí báyìí oṣù ó lè jẹ́ 29 ó lè jẹ́ 30 inú àpẹẹrẹ fún wa àwa nìjọ tó jẹ́ pé àìtọ́lọ́ lẹ́nu bọ́mọ tuntun náà ṣe wáyé mímọ́ òmíyà níwá ẹn tí a fi tìsọ̀dọ̀ ìyá rẹ̀ ìyà bí díṣkì ọpọlọ rẹ̀ mọ́bẹ̀ kọ̀sọ́mọ̀ kẹkẹ tí a ń rí kọ́ọ̀dù ọpọlọ a àwọ̀mbọ̀. Ànábì wa sallallahu alaihi wasallama, ọ wá fi ìgbára lé wa tàbá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀, ó fi kọ́ nǹkan méjì lọ́rùn. Ru'yatul hilal, aw ikmali ash-shahr al-hadir 30 yawman. Ìmá ṣàb, ìmá kárósù, rí nílànà bí sọ, ìmá kásì márùn kágbà wípé àìrí yẹn ní 29 nígbà tó sóòdó ọ̀rọ̀ ìjẹ́ 31 ajẹ́ péjọ́ kejì o 30 ni ọmọ jẹ́ ríríta wọ́n sọ yìí kèé ṣe dẹ̀dẹ̀ kọ́ jẹ́ pé ojú nìkan ní ó sì wà láàrẹ̀ tàbá ní manshin tó lè tún farírí rẹ̀ sọ́dọ̀ wa kárí ẹ̀sìn ọ̀takẹlé ṣùgbọ́n ká wá máa tẹ̀ ẹ̀pẹ̀ ká máa wò sábì ká máa fi wo ìrìn òṣùpá ẹ̀pẹ́ kìríkà annabi ọ̀sọ̀ ilé ìfún wa sallallahu alaihi wasallama irú fàṣúmù ẹbẹ̀rẹ̀ àwẹ́wò tẹ́ bá rí oṣù ẹbẹ̀rẹ̀ àwẹ́wò wà ìdárọ̀ àìtùmù fa àpírù tẹ́ bá tún rọ́ṣù ẹ̀tùnù ṣàbán ti di 29 lẹ́nu àbárọ́ṣù nírọ̀lẹ́ ẹbẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la ajẹ́pẹ́ 29 ṣàbán àti àti ń gbàwẹ̀ lọ 1 2 3 4 ó di 29 labátó rọ́ṣù a jẹ́ wípé Ramadan náà jẹ́ 29 nínú ruwaya mi la tasumu hatta taraw ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àfikẹ́ ẹ̀rọ́sù ẹ sì gbọ́dọ̀ túnú àfikẹ́ ẹ̀rọ́sù nínú ruwaya mi sumu li ru'yatihi nígbẹ̀ ẹ̀bá ní ẹbẹ̀rẹ̀ àwẹ̀ fọba dẹ́dà o wà áfìrú li náà bẹ̀rẹ̀ nígbàtẹ̀ bá rí oṣù o náà ní kẹtùn ó ń sí ọlọ́run bá fún ní iṣẹ́ ìjẹ́ pé ọwọ́ nífà ìgúnmà aleikum ìdà hálà bainakum wà bayna ru'yatil hilal sahabatun aw ghamamatun aw ghayayatun fa akmil idda wọ́n dà ta ma ń ṣí ìfẹ́ àtúlẹ̀ fi wo sẹ́mà náà bẹ́ẹ̀ ọkùnrin náà ta ṣùgbọ́n ẹ̀rí alápẹ́ ìwàrí gúnmà aléìkùn kúrúkúrú gbójú ọjọ́ sahaba gbójú ọjọ́ ẹ̀sùjò gọ̀yáyà gbójú ọjọ́ kí ojú ọjọ́ mọ́ kò sí kùrùkùrù kò sẹ́ ṣùgbò kò sẹ́ rúkú èyí tàà tún sọ yìí a tún sọ bí wẹ́dà wá sí ríndì ni ò ní sọ̀díyà ojú eruku a máa rọ̀ tèbù tí bá ń rọ̀ báyìí eruku ọmọ rọ̀ báyìí lérú bí sí títì ẹ̀ lérí gẹ̀gẹ̀ kúrúkúrú agbójú ọjọ́ ẹwà rí àbọ̀mbí tí ó wà ojú ọjọ́ ti ẹ̀mà kò sí kúrúkúrú kò sí ẹ̀sùjò kò sí ẹrùkú kaka àwà rí ẹlẹ́ẹ̀kejì sún ẹ̀mí wa mọ́ wípé oṣù ọ̀yọ́ ju tàkọ́kọ́ lọ ń sọ fún apẹ́ hmm, kọ̀yọ́ ó sì lè yọ bá

bẹ́ẹ̀ náà tàbáwọn Ramadan náà 29 tí ẹ túwà sí wàsán jẹmọ́ ń gbọ́lọ̀ wá mùsùlùmí lọ báyìí àwọn ẹ̀kọ́ ojú òkà lé wọn yóò jókó kàdí ọja rẹ̀ tọba ti di ẹ̀yìn alásárì wọ́n ní bẹ̀rẹ̀ ẹgbọ́ wọn ní àwambọ̀ àwọn onímímà nígbàtẹ́ sam sọ́rọ̀ kalẹ̀ báyìí wọ́n ní bóò láti máa bẹ̀rẹ̀ àwẹ̀ bákanáà àwa mùsùlùmí ó yẹ ká lè ṣiṣẹ́ bí àwẹ̀ ó ṣe so wápọ̀ tó jẹ́ péjọ kanáà gbogbo wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lágbàáyé ìjọ kanáà láti gíní o látùnú ọ̀rọ̀ ìdá àpọ̀ tọ̀wà lè rí bẹ̀ ṣùgbọ́n kò lè rí bẹ̀ in tí ò fi jí o lè rí bẹ̀ ọ̀pọ̀ àwọn àfáà wá pín ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé gbogbo mùsùlùmí ayé pátá wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tí a bẹ́ gbọ́ pé wọ́n rí níbì kan wọ́n rí oṣù níbì kan láyé kódà kó jẹ́ Guinea kódà kó Togo kódà kó jẹ́ Australia kódà kó jẹ́ America kódà kó jẹ́ Saudiya kódà kó jẹ́ Côte d'Ivoire kódà kó jẹ́ Burkina Faso ẹni wí àti ẹbá gbọ́ pé wọ́n rọ́sùn níbì kan láyé o wọ́n ní sẹ́rì wà lórí ẹ̀kọ́ lẹ́rì mẹ́ wọ́n ní ọlọ́ọ̀bá rí sọ wípé fàmá ń ṣe hídà mi ń kún ibi wà mùsùlùmí bá wí ẹ ń bá rọ́sù nù yí fàlìyàsùn kọ́ yà bẹ̀rẹ̀ àwẹ̀ kèése wípé ń jọ bá tó jípójú rẹ̀ láà tó rọ́sù ìgbé tó bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n sọ fún náà ni àtẹ́pẹ́ tẹ́nìkan bá ti rí ti wá sọ gbogbo wa gbogbo agbọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn wọ́n nílé yóò sì máa sàǹfààní fún wa láti jẹ́ kí gbogbo mùsùlùmí kó lè ṣọ̀kan lórí ìbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n gbígbónà farama pé tí wọ́n bá ti níbì kan lágbàáyé kí gbogbo mùsùlùmí ọ̀bẹ̀rẹ̀ farama lú mi ò ju mẹ́kà lọ wọ́n ní kí ó tó fi jẹ́ mẹ́kà nìkẹlẹ̀ yìí mú tí wọ́n bá lè rí mẹ́kà Nigeria kọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ America kọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ Australia kọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ China kọ́rọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní kìlọ́fà wọ́n ní anna Allah subhanahu wa ta'ala samma makkata al-mukarramata ummul qura turku ọba dada fún ara rẹ̀ inú pé mẹ́kà níyà gbogbo olú àjẹ́gbẹ̀ṣẹ́ ti níyà gbogbo olú gbogbo ọmọ rẹ̀ kéréje kéréje kí wọ́n yà bẹ̀rẹ̀ ni wọ́n hmm. ọ̀rọ̀ kejì lọ́dọ̀ ọ̀tẹ́ wípé ẹni gbé àní ìlàwọ̀ mú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì o ni pé láàbúdà min i'tibari ikhtilafi al-matali wal-magharib wọ́n ni ẹjá ò dáadáa o ìlú yàtọ̀ sí lo máa tàbá údí wà tàkọrúbì ìdá tàbá àdátìl baldatani ìlú méjì tọ̀bá ti jìnà síra wọn tó fi ń jẹ́ wípé àwọn ilé nítorí wípé a ma wo wẹ́dà náà ma o àlè kan wọn pábẹ́ o tó bá ti wọ́n jẹ́ wípé ìlú bá ti rí bá o ń kàlùkú kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ pẹ̀lú oṣù tó ṣùgbọ́n gbogbo òlù tó bá jẹ́ wípé wọ́n èéjọ́ ṣẹyọ kankan yọ Eh, Nigeria lọ́pọ̀ mo fi ń pè ní o Niger eh, Cameroon Togo náà alẹ́pẹ́ kamarawa tó bá jẹ́ pàjọsípọ̀ bá ń bẹ lẹ́lẹ́sìdé láàrin àwọn tí ń darí ẹ̀sìn wa àtẹ̀sí ìtìyàn náà wọ́n lẹ́tọ̀ọ́ kí gbogbo àbí mẹ́rin márùn-ún ìdá kẹ́rù lahum ìmáàmùn ẹni ìlú tó bá ti ní olórí ẹ̀sìn tó bá ti ni ní olórí ẹ̀sìn ìdá sọ́ọ̀mà ìmáàmùhum sọ́ọ̀mù tí máàmù bá ti ní àábẹ̀ràwẹ̀ ìjọba pẹ̀lú pé wọ́n ti rí oṣù àti rọ́ṣù ìmáàmù sọ pé àti rí oṣù ọya

ọjọ́ tí ẹjọ́ ń gbáwẹ̀ papọ̀ àtẹ̀yìn àtàwọn olórí ní o bákanáà wà fi turukun ijú ẹbá ń náà ọjọ́ tẹ ẹbá ń túnrù pẹ̀lú àti darí ẹ̀sìn náà ni o wal adọ́ọ̀hí ọjọ́ ọjọ́ lórí ọ̀rọ̀ pé tí wọ́n bá ti rí ń lágbàáyé kí o bọ́ ma gbàwẹ̀ lọ ọ̀rọ̀ inú agbára ṣùgbọ́n bóòrùn ṣe ń yọ bí ṣe ń wọ̀ ọdá nǹkan mílẹ̀ bákan ìmáàmù òun wa nítorí wípé ìkhtilafil a wà ní tó kú ní ìsìn wípé kí ni àwọn aláṣẹ wá fẹ́ sọ jọmọ́ àwọ́bọ̀ ìlú o ní àwọn àfáà ní ẹfi dọ́rọ̀ padà sàbí àwọn aláṣẹ kìí sí agbègbè kọ̀ọ̀kan kọ́ pé ń tàà tó fẹ́ papọ̀ àtú ti ń yà kí lágbègbè ilẹ̀ Yorùbá ilẹ̀ Yíbò ilẹ̀ Haúsá sí àmà pẹ̀lú ilẹ̀ Yorùbá iná a ń fi ìṣẹ̀dú náà lídì ara wa lórí pé òòrùn wọ̀ ìṣìlú tó pàtàkó nínú Nàìjíríà yìí àwọn kan wọ́n ti yọ wọ́n sáàrì ní 30 minutes tàbà ti ń bọ́ sí gbogbo ọ̀nà bí Sókótó iná àlọ sí bí ọ̀nà Adamawa táwọn ó sì máa jẹ sàárì lọ́mbì bákan náà àwọn bọ́ìsì sínú 30 minutes táwà sí tún gbà wẹ́ lọ yíyọ yẹn ìyàtọ̀ ṣùgbọ́n sí ìwáyàtọ̀ sọ́sọ̀wáyàtọ̀ kọyàtọ̀ yàtọ̀ sí yùn kẹ́kẹ́ ti kó gbó wa papọ̀ o náà ni gbólò Nàìjíríà tó bá ti kó gbá papọ̀ báyẹn ṣé ẹ mọ̀ ta lo lórí wa olórí kélekèlé níní àbí olórí ẹyọ kan tí wọ́n bá ní ta lo lórí ẹ̀sìn ní Nàìjíríà sultanu náà ni sultanu olólórí ẹ̀sìn ẹ́ tàní àwọn ọ̀pá sultanu olólórí ẹ̀sìn o kí ló dé ó nítorí chairman local government ẹ̀ ní sanwó oṣù fún ọ̀dá barakallahu ṣe èyí ò lẹ̀sẹ̀ tọ́sẹ́ oníbẹ̀ẹ̀lì bá ní change ẹ̀ kọ́lọ osu àwọn bàbá wa ní ẹni ká mọ́ bàwúsá se ọlọ́njọ́ o ọlọ́nsànúwà o ìntàn nábì wá dáàmù lé lórí nínú èdè lárúbáwá tí a bá ní áhù adà áhì ọmọ ya mìírí áhù ọmọ ya plúwà méjì ni máa ní plúwà méjì ni máa ní áhù máa ń wá ní ìhwán ìsì máa ń wá nínú èdè lọ́gbọ́wọ́ tó bá jẹ́ pé ń tó sọ wádọ máa yá ìjọsọ rẹ̀ láti tánú ara wa ìdàkẹ́ẹ̀nàtìlòkúwà nínú sọ̀dákọ̀ jẹ́mùrì ọmọ jẹ́ ìkùwán àwọn ọmọ ìyá alájọdáyé ṣe papọ̀ tó bá wá jẹ́ wípé ìbíni jẹ́mùrì ọmọ jẹ́ ìkùwà nígbà olóhun wá fẹ́ lo èyí tí ó lò fọ́nà alìkùránù fọ́wà mùsùlùmí ó ní innamal mu'minuna ikhwa ọwọ́ àlò púrà títí ìbí ọba tó dárò mẹ́lò mẹ́lò ojú wípé ṣe bí àpàlẹ́kàn gánà ní kàtù sí sùúrù arọ́hìmù rọ̀hìmáni tí a bá ní ìbí bá tó ṣe gbọ́yẹ́ mẹ́sìn wa méjì ni a ní àm ìbí gbogbogbò a ní hos ìbí ti aládàáni ìbí gbogbogbò ó ní alìsìlám ìbí aládàáni oníbíyàn ti bí ẹnìkọ̀ọ̀kan wa èwọ́n tó ìjọgbọ́ ilé ìyé olàriwo tí ànẹ́bì papapapò tó lọ kí la fẹ́ gbàmbẹ̀ tọkọ̀lọ́mọ́lá jẹ́ tí ó èmọ́sẹ̀rẹ̀ lónìí ó ọkọ̀lákọlọ́lá jẹ́ tí ó èèyàn márùn kúmbẹ̀ àtàúsá kan ẹmọ wọ̀rọ̀kọ̀rọ̀ márùn wá jẹ́ Yorùbá wọ́n ni èèyàn márùn kúmbẹ̀ àti jẹmáà gbogbo àkọlùkò pọ̀ tá jọ ń kó ẹ̀sìn lọ́mọ̀ wà yọjú rẹ ní Nàìjíríà ṣe rí àti bí ẹ́ ṣe bí Nàìjíríà tẹ́ẹ̀bì sí oún kálukú náà mọ̀ wípé èyí tó bá mú Haúsá àti Yíbò máa jọ ni àfẹ́ pàlá kó ń tó bá sí ẹmú ibò sọ pé gbogbo ẹ̀mí òun pátá òun fi ilẹ̀ fún Yorùbá láìní ìwẹ́yìn kò tí ìgbọ̀tàn ni tó bá gbọ́tàn tó mọ bí ẹ ṣe stop oúnjẹ tí ẹ ń jẹ tí wọ́n fi ń le láti máa sọ pé aláwọn sáfẹ́ ẹ̀yà níṣẹ́ tó bá mẹ́ tó láti wá ṣe kíni o láti wá pa àwa mùsùlùmí pọ̀ ẹn tí bá ń bẹ lẹ́yìn ọgbà bó láṣe bó mẹ́lò tí è sóríre ẹ̀sìn tó kọ́ wa ṣùgbọ́n wà gẹ́gẹ́ tá ń bẹ́nu ilé wọn ò ní ayọ̀ ìgbẹ́ wọn ò ní ayọ̀ àdá wọn ò ní ayọ̀ kùmà síra wa o ìtì ń bẹ́lẹ̀ Yorùbá wípé wọ́n bá bá bá bá bá wọn wọn ò bá Haúsá sí àwọn olóòsìn ìbá àwúsá gbà sílámù ṣáájú Yorùbá o àwọn ọ̀nà kan bẹ tí ìsìláàmù bá dé ọ̀dọ̀ wa láwọn abala kan tí è ṣọ́dọ̀ àwọn haúsá ṣùgbọ́n àwọn haúsá ni án kọ́kọ́ gbà sílámù ṣáájú wa wọ́n sì mọ́ ẹ̀sìn gbogbo àti ẹwà ní án wà iná lọ́tún lọ́sì náà ilẹ̀ haúsá iná nìyàn gbà kọjá àti ẹwà láti Mali ilẹ̀ haúsá iná nìyàn gbà kọjá àti gbogbo àwọn ogun wàhálà tí wọ́n náà ní fún rẹ̀ yọ́ lọ ṣùgbọ́n ní àwọn àlejò ìmọ̀kànlá ìpẹ́ àwọn awéríwérùn ní ọ́ mẹ́lẹ̀ wọn láyé o àwọn olàwéríwérùn wọn gbẹ́nu ẹgbẹ́ mùsùlùmí rẹ̀ ni ala kulli hal ẹni bá ń ṣe islamu ọ̀tẹ̀ kọ máa ṣe bá ń bẹ̀ bá ń ṣe islamu òdodo kọ máa ṣe yọ bá o Haúsá ọmọ àyà àti àní wọn àwa o Yíbò tó jẹ́ mùsùlùmí Haúsá tó jẹ́ mùsùlùmí ọmọ àyájọ ní kíni o ọmọ àyájọ ni wá ọba àdẹ́dà tó oníkànà bí ọwá sọ lẹ́yìn fún wa táà sì gbọ́yé bẹ́ẹ̀ jẹ́ á pàdé ojú rẹ̀ o mẹ́jì kọjẹ́ pé ìbínú rẹ̀ ló fi bá wa lò wọ́n lára ní kẹsẹ̀ rẹ̀ àwambọ̀ jẹ́máà gbogbo ìtàkìtà tí a bá lè máa sọ fún wa ìtàkìtà ní tó bá ti jẹ́ pé ìntàkọntà nàbí wí tààlàwà àwọn èèyàn tó lẹ́yìn ànẹ́bí lẹ́yìn ìgbà tí ẹ tó gúdé eléyìí sì lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ń kírun ìgbàláyè ìgbàfara ní olóṣìpá bàbá mi adéhùn tẹ́lẹ̀yìn níbọlẹ̀ ti rẹ́ sí ọ̀hún tẹ́yìn wá fẹ́ tẹ́ẹ̀fẹ́ ọjọ́ mélòó gan lẹ́nu làyíkẹ́ ohun kí mẹ́mẹ́ o kíkà ń wò pọ́ òun wà bẹ̀rẹ̀ ìdẹ̀ndẹ̀ ni o ẹwọ bí fọ́tò ṣe jẹ́ àbúrú tó tọ́jẹ́ wípé bára bí ṣe kétó náà àgbọ́ ebó ibi tọ́ bá wà nìsì yọ́ wà rí pé ọṣẹ́ gbogbo àwọn tí wọ́n ti kú ohun tó tó débẹ̀ yọ́ mọ̀ wọn o gbogbo kò láyé ni jẹ̀mẹ́rà ẹni tí Ànábì sọ wípé ọjọ́ àwẹ̀ ẹ̀yin ọjọ́ tó lórí yín bá ṣe kí ni o tí bá ń gbáwẹ̀ fún yín àwọn moonshitters wọ́n bẹ̀rẹ̀ wà láàrin tó bá ti ń di bí aago mẹ́fà ó ti káàkì yíbò mẹ́nu wọn Haúsá mẹ́nu wọn Yorùbá mẹ́nu wọn wọ́n lọ́fíìsì o tí ó ń jábọ̀ fún sultan ó ń kálukú àmọ́tajà tí ẹ lọ ará zọpátì ará ẹ̀ ń gbọ́

ọ̀rọ̀ tí ma ń sọ yìí wọ́n bá wọ́n wá débi wọ́n ní aṣọ kan bẹ́ńjọ aṣọ ìmọ̀ ní yí pọ̀ ẹn tó wá ní tó jẹ́ Yorùbá olóyè ní olóyè Ìbàdàn àti Haúsá kan náà lásọ olóyè wọn wà aṣọ tí ẹ ní ọba aṣọ lọ́rùn Haúsá ọmọ ẹrú ọmọ kìníkan ọmọ gbáwòrán wọ́n láwúsọ́ tákìtì onílẹ̀ lé tání ọ̀tà tayé kí ní ọ̀húsá ní aṣọ tó ní oòrùn sí mọ̀ pẹ̀lú mi nílùú ẹ̀gẹ́ wọ́n ní kò burú a mara wọn ẹgbẹ́ òkú wà láìtàláì ọ̀húsá ní torí aṣọ kí máa fọ́lọ́wọ́ bà mí bó ṣe tóbi tó lẹ́mì mi búra ìpé ní ẹbá ọ̀sàbàlọ̀ nígbàtí èdè ọ̀sẹ̀ kan sí méjì nẹbàrá sọ lóyè padà gbogbo wọn bá ń ojú ara wọn ọ̀rọ̀lé àṣàwúsá lọ lásọ ẹ̀nà ni kí la fẹ́ gbà bí tẹ̀bẹ̀lẹ̀ kan ẹwà fẹ́ o ẹkọ̀ ìjọ Nàìjíríà bá jẹ́ Nàìjíríà ẹ̀yìn Haúsá náà lẹ́wà o nítorí pé ariwo tẹ́ ń palánà o ni ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ wọ́n sì ti bá yí change ẹ̀sọ ọmọ bẹ̀rẹ̀ ìbò bẹ̀rẹ̀ nísìnyí stéètì tẹ́fẹ́ kìrẹ́tì ó ti di 30 báyìí Haúsá tó fẹ́ gba 17 ẹ̀yọ́kùnú 30 àti àníbi Lagos State Lagos àti Ògùn ní gbogbo tí a máa jà sí wọ́n kìrẹ́tì onẹ́rọ̀tọ̀ Lagos State kìlíkà State igbá àwọn ọ̀sásùn bó ṣe ṣètò iná ṣètò iná 17 tí a bá ní gbogbo tí a ń gbé wá kí wọ́n gbọ́ gbogbo ẹ̀ 17 làwúsọ ókò 13 ọ̀bẹ̀lẹ́dà okúrádá o jẹmáà ẹgbẹ́ Nigeria ti yíò nítorí pé tí ń Nigeria dìsìn ìbẹ̀rẹ̀ Nigeria o níjọ́ tí Nigeria tí wọ́n bí kọmọ̀ ẹ̀jẹ́ Nigeria Ìsìláàmù yìí òun ló gbó fún jọ́nà lọ́run wọn ni o

ẹni ọ̀sáì mùsùlùmí ni kí ewu ní ọkì sáyìn ìlọ́wà kùtà gbogbo ti ní sí àwa ní ọ̀dàn kò lè dán pẹ̀lẹ́ ìṣẹ̀kẹ̀ṣá àṣẹ́tàn ló ń fi ti ṣe bí lódóorí àwọn àgbàlagbà wọ́n ní kí n fìdí àfòmọ́dáláyè ẹbọ́bọ̀ fọ́kànlá jẹ́ jọ́kẹ̀rẹ́ ní ọ̀rà rọ̀ máa igi lọ́rùn bí ewé bí méjì mẹ́ta mẹ́rin díẹ̀díẹ̀dẹ̀ ebi lọ́dà ààrí ọrùn gímẹ́nìsì àfòmọ́lárí jẹ́ ìdí ẹ àfòmọ́dáláyè alákúlí jẹ́mẹ́ra ọba dẹ́dà ó sílà káyàwá mùsùlùmí sí dáadáa tọ́pọ̀ sọ wá yẹ kó jẹ́ pàwàlá màwọ́wàlá farawa Naam bẹ́ẹ̀ bá láwúsá lágídí yóò bá náà lọ́gbọ́nkọ́gbọ́n inú àwúsá sí ìlú ní ìsìn wípé ó pé àwọn kí yóò bá máa pa wọn lẹ́ran ọmọ asúnmọ́ àwúsá kí ló tẹ́ ìfìlá kí yóò bá máa pè lẹ́ran wọ́n ní ṣe bí kọ́ọ̀kọ́ ní Yorùbá náà mú ní lẹ́pàá wúsá àwọn sí pẹ̀yìn ní kóòkó àṣẹ̀wọ́sẹ̀mọ̀ tí bí bá ti ń pẹ̀rẹ̀ kí ní ọmọ jẹ́ ọlọ́sẹ̀ ajẹ́jẹ́ ẹ̀túbàdé bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ asọ́ra wa o èyí tàbí bí mú wá kèé sọ́rọ̀ àwàdá o ẹ ń bá fẹ́ sí ìsìláàmù kó dúó fọ́lọ́n nítorí pé ń kàjọ́ náà ni ó ń kàlùkú ń bọ̀ náà díẹ̀díẹ̀ nù

tó bá lọ ọjọ́jọ́ ọdún gẹ̀ẹ́gẹ́ lọ́jọ́ ìlọ́dọ̀ ọlọ́ kí ló wì tó lọ ń sì se kéyàn ọgbàwẹ̀ ẹjọ́ ọdún léèwọ̀ kí ló wì fún a bá ti ń gbọ́n tá ń yìí wọ́n máa ń sọ ẹnìkàkọ́ mọ́ kọlù mẹ́ tó bá di ẹ̀yìn mẹ́gbìrì ìṣá ilé nì àjọ wà Nigeria náà ni network news ìgbà mí náà tó bá pín ẹ̀tẹ́ni tẹ́ẹ̀nì ẹ̀sìn wa ní torípẹ́bí tí a ti bẹ̀rọ̀ parun kó ń kàlùkọ́ ọ̀rà fetí lẹ́kọ́ kí ni sultan bá wí o bákan náà ẹ̀mẹ́jẹ̀ wọ́n kọ̀mpúsì yìí sago sars ẹ̀ẹ́ tó tó bá ti di force ẹ̀ pé Saudi ní ìdíwà bí 2 hours that's before 30 sars sẹ́yìn àdìgbọ́ pé kí ni ha ṣàrúgbìrọ́sù abúrúkọ́ èyí ó sì rádágbé fúyàwó àtọ́mà mọ́ fẹ́ lọ gbàwẹ̀ ní Saudi o ọlọ́bà rẹ̀ gbogbo Saudi lọ́sù oṣù Saudi lọ́fẹ́ fi gbàwẹ̀ nǹkankan bẹ̀ tó mọ̀ máa ọ̀yọ́ ni kí lọ mọ̀ máa ẹjọ máa sínú pọ̀ ni ẹ̀ẹ́sì jọ máa jẹ sàárì pọ̀ ni nítorí pé ẹjọ bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni Saudi sì sínú bí wọ́n sí wọ́n bí sàárì ní ìsìn bí 330 330 náà ló sì wọ́n kò sí fẹ́rẹ̀ mẹ́lẹ́ yìí wọ́n sì túnú wọ́n mọ̀ sí rárá bí pass 5 ìwọ̀n náà pass 5 náà ni wọ́n wá ń dákíní yẹ̀rù máa wùyẹ̀ lójú wípé ẹ̀ eh, torí pé wọ́n ń kọ ti sultan wọ́n wà gbé rédíò àti máàmù bìkan àti dàdà ní ibẹ̀ alìmọ̀fásírù ẹ̀hẹ́ kí n Saudi làwà fi ń gbáwẹ̀ ẹjọ́ máa

kí ló fi jọ́ ẹ mẹ́gbẹ̀yìn wọnú ẹ̀sìn jẹmáà nǹkan bẹ lábẹ́nu ni o àjọ́kò mọ́sù àwọn sọ pẹ́jọ́ ìlábẹ̀rẹ̀ àwẹ̀ aláàṣẹtawúsá ọdá àwà fẹ́ sí tọ́lọ́n gbogbo ẹmbà fẹ́ sí tọ́lọ́n subhanahu wa ta'ala ọba dẹ́dà ló ṣe bẹ́ kèèsí ìṣe sí òjò lè gbé ìgbésùn tọ́nà yẹn táa bá wá rí wípé nkankan bẹ tí sultan ṣe tí ń fọwọ́ bà lẹ́mì kágbọ́n ọkọ̀ ìyẹn lọ by air ìyẹn lọ by road ọ́fíìsì ọwà sí sílẹ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ wọ́n di sultan ìkéde àwẹ̀ àkọ́kọ́ tí ọkọ̀kọ́ kéde wallahi gbogbo ẹn tí bá ń wò yọ́ mọ̀ pé ẹni tó bá ti ẹ̀rí ó kú bí kan kó rí ìyọ̀nú rẹ̀ pẹ̀lú tí ṣe ààrẹ ìgbọ̀n báyìí gbogbo wà látàwọn se, lọ́tún lọ́sì yòókù sí kùsọ̀wọ́ ọlọ́run wọ́n ní rọ́sù bí báyìí wọ́n ni rọ́sù kéèkéé gbogbo ọ̀sù dáàrọ̀ pé wọ́n rí náà ní ẹgbà ọgbẹ́ pẹ̀lú skínì tó nítùmà ebílẹ̀ àwúsá ilẹ̀ nìkan ti ń bú àṣà àbé tí ẹni wọ́n sà mẹ́wọ̀n bẹ́ẹ̀ bá ṣe lè búsà àbẹ́ tó ní ṣe ń gbogbo lọ́dọ̀ tí Yorùbá àti nǹkan kò sí tọ́ kọlọ́n pẹ̀lú Yorùbá ní ọjọ́ gbẹ̀rẹ̀ kìí àmà ní tọ́ bá kó wá ní o ẹwàjọ́ ní paríparí ìkìn ní sọ́rọ́wá kó lè yá ó ṣe ọlọ́rọ̀ àwọn kan sẹ́ ń jọ kan lágbọ́jẹ́ ìwọ̀n kó dórí wọn ẹbọ́ fa àgọ́bù wọ́n bá bí olórin wọn ẹkẹ̀ sọ fún òbínú ni máa bínú kẹtọ́ kú nígbà ní sọ fún yí anábìnì ká mọ̀tẹ̀ lásẹ̀ rẹ̀ kẹrìnrìn ẹ̀yà ẹlọgbẹ́kùnù ẹlọ́ṣẹ́gi ẹ̀dàgínú ẹ̀ ẹ̀kanánù in tó lè múnù mi yọ tó rán ìbìnrin ẹmọ̀tẹ̀ lásẹ̀ mi lójú ẹsẹ̀ lára ìkẹtọ́lọ̀ sí fún wímẹ̀ láìláì gbogbo mùsùlùmí ò ní parapọ̀ sórí àìdá ẹwọ́jọ́ àṣẹgbẹ́ àṣẹgbẹ́ àṣẹgbẹ́ àṣẹgbẹ́ láìláì ẹ́ẹ̀kẹ̀ sára wọn kẹ̀ tí wọ́n dáyọ wọ́n sì wà lórí dáadáa wọ́n wà lè mọ́pọ̀ náà na bá sásẹ́yìn mọ́ bà na kátà lọ́sẹ̀ rẹ̀ bí ẹlé ìkọ́ ọkàn ọlọ́run ní kánàbí ọmọ bá wa sọpọ̀ ẹ̀tún yìí ọ̀rọ̀ owó ẹjẹ́ abọ́nú tí a oje na bá ń lọ ibi ẹ̀ ti ṣeré ìlọ inú rẹ̀ ti rọ̀ ẹ padà o sáàmà wọ̀ máa o à àwọn ẹni àà àwọn láwọn dákọlúwà máa kọ́rọ̀ jù mí na abdadan tí a bá wọ náà wọ́n gbàbẹ̀ bọ̀ sálìkì àmà ní o kọ́dà ọjẹ́ pa wọ́n wọ̀ lánìyàn pé ń bọ̀ pa sí àtàríbìlà wọn tẹ́lẹ̀ra rẹ̀ iná ò lè já wọn kápẹ́ ní ẹ̀sùn tún wọn ma àti bí tí a bá ní olórí rẹ̀ máa tẹ̀lé wọn ẹlòmí náà tún dì ìkún tí mẹ́rọ àwọn olórí tí pàwọ́láṣà ìdán náà ah, kí ọwá bẹ́ ṣe àṣàrí súntọ́ àdẹ̀gbèdè rẹ̀ ọ̀tà àgbèdè wà jásọ wọ́n ti mọ́jọ́ ọlẹ̀ ọjọ́ òní amúlẹ̀ anibul authority kọ dẹ́wò rí salawatu rabbi wa salamuhu alayhi jama'a fúdí èyí ẹjẹ́ àfẹ́tílẹ́kọ́ abẹ́rẹ̀ àwẹ̀ ẹ máa wọ bí ó ṣe ń gbáwa sí ìgbàwàsọ́n gbà àwẹ̀ táàjọ gbà lọ́tọ́ lọ wọ́n láwọn òtúnú nígbà tó pọ́pẹ́sà òdílé òròsù ah ó tún ti lẹ́yọ kan sí o kí ló dé ẹ̀sìn ẹ̀kan lọ́dún àwa bá mélòó mélòó bàbá wálẹ̀ Yorùbá tó jẹ́ wípé Haúsá ni ó sì pẹ̀fọn tí wò fi ní wọná nígbàlìkàmà mélòó mélòó Haúsá náà tó pẹ́ mú Yorùbá inú ó sì pẹ̀ tọ́lọ wọn lò pé sì pẹ̀ fọ́rẹ̀ rẹ̀ tí ò fi ní wọná wọ́n ní ká ṣe ni a ṣe báyìí jẹ̀máà táàbà tí ìkéré ìkó ìmú ẹ̀sìn wa àìṣe mùsùlùmí gidi o ọbẹ̀rẹ̀ ìdákùn wádó mọ́ fi alẹ́ o mọ́jì àṣíṣe o gbogbo tó ọba ṣe fún aláyé nóòkẹ́ mọ́jì ọjẹ́ ìyà fún àjọ̀gbà alìkìyàmá o wọ́ládà ní kàṣẹ rẹ̀ lò àfú ẹ̀rù rẹ̀ jálẹ̀ mọ́ lò àfú bínú rẹ̀ o bí ìdìn láì tààlá gbogbo tó ni tẹ̀bí àtàwọn akẹ́tọ́ bí ibi láì tààlá sọ àwọn àkámù àwẹ́ ọba ríràjọ ohun tí wọ́n bá rúsù ní àsàlẹ̀ ọ̀lá ọmọ jẹ́ je Ramadan tó sì jẹ́ pé ní wù ọ̀pọ̀lọpọ̀ kò rí bẹ̀ kí wọ́n lè máa ka wọ́n Ramadan wọ́n báàkì náà 1 bó ti ẹ̀jẹ̀ pé wọ́n ọmọ sí Ramadan náà ní àmà ọba rínú oṣù náà ìrọ̀rùn ojú ọjẹ́ fún wa o má jẹ́ kí oṣù náà yọba wa nínú ààrẹ má jẹ́ ọyọba wa nínú àhàmá má jẹ́ ọyọba wa nínú gbèsè a fẹ́ pàdé Ramadan pẹ̀lú pé a fẹ́ bọ́sù ẹ̀sẹ̀ ilẹ̀ ọ̀bára jí ó ṣeéṣe bẹ́ẹ̀ fún wa o a sì tó fẹ́ lékún ní ìṣùmọ̀ jí ó ṣeéṣe bẹ́ẹ̀ mọ́jì ara rẹ̀ o lùwà fún ìyọnú rẹ̀ jálẹ̀ mọ́lùwà fún inú rẹ̀ o tí a bá wá rí gbogbo ẹ̀sàjọ́ náà báyìí lọ́dọ̀ wọ bá dẹ́dà mẹ́jà ìsìn gbèsè o bí haqqi la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillahi alladhi ta'abbarana bi siyami wa nastahdihi ونسأله خيرا ونسأله توفيقا ثم أصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد القائل مبقاتش يا ثابتة من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للعون والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى كتب لهذه الأمة صيام شهر رمضان في السنة الثانية من هجرة رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة فصام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات وصام معه أصحابه رضوان الله عليهم لكن عباد الله اعتماد نبينا على بداية الصوم ونهايته هو رؤية الهلال وبهذا أمرنا جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه وجاء من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما أن صلى الله عليه وسلم قال لا تسوموا حتى تروا ولا تفطروا حتى تروا وفي رواية سوموا لرؤيته وأفطروا لرؤيته ولكن علق رسول الله صلى الله عليه وسلم بداية الصوم عندما تعذر رؤية عندما تعذرت رؤية الإلال بإكمال شعبان ثلاثين يوما فقال فإن قم عليكم فأكملوا العدة ثلاثين يوما وفي رواية فأكملوا شعبان ثلاثين يوما أمة الإسلام إذا كان هذا الذي أمر به الشاري صلوات ربي وسلام عليه لا على الحساب الفلكي لا بد أن نأخذ بأثر رسول الله صلى الله عليه وسلم ونتعصى برسول الله صلى الله عليه وسلم ففي هذا خير لنا وفي هذا سعادة لنا فربنا سبحانه وتسامى لا يفيد أحدا على ما فعل إلا إذا توفر فيه شرطان الإخلاص والمتابعة أمتنا اختلوا بنبيكم ففي الاقتداء به خير الدارين خير في الدنيا وخير الآخرة أسأل الله الذي لا إله إلا هو أن يبارك في أوقاتنا وأن يبارك في حياتنا وأن يبارك في عبادتنا وهو على ذلك قدير وبالإجابة جدير لذلك قال رسول الله صلى الله عليه وسلم صومكم يوم تسومون وفطركم يوم تفترون والأضاء يوم تضحون بارك الله لكم ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى صلاة الله وسلام على عبادة المصطفى عباد الله اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب عليكم من قبلكم لعلكم تتقون عباد الله فإن رسول الله صلى الله عليه وسلم امتثل بأمر ربي بقولي فمن شيل منكم الشهر فليصنوا بيد أن على العلم اختلفت كلمتهم في هذه الآية فذاب جمهور العلم أن من شهد منا إذا رأى الهلال أحد المسلمين لا بد للجميع أن يبدأ الصوم بل لازم الناس كلهم الصوم في أي بلد من البلدان إذا رآوا أي أحد لازم الناس الصوم والقول الثاني اعتبار اختلاف المطال وهو قول لشيء لشيء الإسلام بن تيميه رحمه الله تعالى بأنه لا بد من اعتبار اختلاف المطالب والمغارب فإن الله سبحانه وتعالى جعل التوقيت الشهري مختلفا للتوقيت اليومي من بلدة إلى أخرى والقول الثالث أن الناس تحت رعاية ورعاسة وظل إمامهم إن صام إمامهم صاموا وإن أفطر أفطروا وهذا القول قول جيد لكن قال أهل العلم إذا ألزمنا الناس بالصوم لأن واحد من المسلمين رأى الهلال من بلدة من البلدان فألزمنا الناس جميعهم الصوم فماذا نقول باختلاف المطالب فبعضهم في بعض الأقاليم بالليل وبعضهم في النهار ولكن إذا أخذنا القول باعتبار اختلاف المطالب لا بد أن نحكم هذا القول بأمر الأمير فإن أمير المؤمنين هو الذي يتولى الإعلان فيعلن على رؤوس الناس إن شهد عنده شاعر عدل ثقاء بأنه رأى الإهلال أو أكثر من واحد هذا في بداية الصوم كما أقر بذلك للعلم أما في نهايته فلا بد من شهادة شاهدين عدلين أمتنا بهذا نبدأ هذا الصوم وبهذا نتعسى برسول الله صلى الله عليه وسلم ونقتدي به فنلقي فيما بيننا ونرمي التعصب القبلي فإن هذا يفسد علينا كثيرا من أمور ديننا ومن أمور دنيانا كذلك أمتنا أمة واحدة إن هذه أمتكم أمة واحدة وقال سبحانه وتسامى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم فنسأل الله الرحمن أن يبارك فينا جميعا وأن يبلغنا رمضان وأن يوفقنا بصيامه وقيامه وهو على ذلك قدير وأن يوفقنا بقيام ليلة بقيام ليلة القدر وهو على ذلك قدير ونسأله سبحانه وتعالى أن يجعلنا من عباده المقبولين في هذا الشهر المقبل المبارك ونسأله سبحانه وتعالى أن يرينا بدايته ويرينا نهايته مباركين موفقين مسددين وهو على ذلك قدير وبجر الجدير أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وسنه من كده وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة الشيئة الثابتة من صلى علي صلاة صلى الله نبي عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وسلم وسلم تسليما كثيرا